Unit 11 Listening Comprehension Exercise. Listen to the following passage and answer the questions that follow. Kí ni wọ́n fò lè ṣe? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? fò lè ṣe láyé tí mo wá? Láyé tí mo wá kàkà kí n jalè. Kàkà kí n jalè dẹrú. fò lè ṣe láyé tí mo wá? ẹni tó jalè á délé ẹjọ́ ẹni tó jalè á délé ẹjọ́ adájọ́ á wá fẹ̀wọ̀n sí lẹ́sẹ̀ fẹ̀wọ̀n sí lẹ́sẹ̀ bí olúùgbẹ́ ẹni tó jalè á délé ẹjọ́. bẹ́ni tó jalè bá lọ́lá láyé bẹ́ni tó jalè bá lọ́lá láyé bó lọ́lá láyé kò lè rọrùn wọ̀ kò lè rọrùn wọ̀ bọ́lọ́jọ́ bá dé bẹ́ni tó jalè bá lọ́lá láyé. ẹ yéé ẹ má bò lè ṣe ẹgbẹ́ tí mo ní ẹ yéé ẹ má bò lè ṣe ẹgbẹ́ tí mo ní ẹgbẹ́ tí mo ní ẹ̀wọ̀n kò sunwọ̀n ẹ̀wọ̀n kò sunwọ̀n fọmọlúàbí ẹ̀yẹ máa ń bò lè ṣe ẹgbẹ́ tí mo ní. olúwa má fò lè ṣe ẹni tí a ní olúwa má fò lè ṣe ẹni tí a ní ẹni tí a ní kànràn kó jalè kan kó jalè bó bá kú ó tọ́ olúwa má folè ṣẹni tí a ní. What did the songwriters say he or she would rather do instead of stealing? He or she would rather be a slave. The songwriter says, Kàkà kí jalè, màá dẹrú. How does the songwriter compare death with stealing? A thief would be chained and tied like a dead person, the songwriter says. Adájọ́ á wá fẹ̀wọ̀n sí lẹ́sẹ̀, fẹ̀wọ̀n sí lẹ́sẹ̀ bí What does the songwriter say would happen to a thief, even if he or she becomes rich as a result of stealing in this life? The thief would not be admitted into heaven. The writer says, bólọ́lá láyé kò lè rọ́rùn wọ̀ kò lè rọ́rùn wọ̀ bọ́lọ́jọ́ bá dé